يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام بين الله سبحانه وتعالى لنا على لسان نبيه أن الشهداء من أمة رسوله ليسوا محصورين في القتال بل عندنا شهداء ما ماتوا في الميدان في ميدان المعركة ولا في القتال بل ماتوا بسبب من أسباب أخرى وبين لنا رسول الله صلى الله عليه وسلم لكم الأسباب وفرق في بين كل من منها بشرح واف في غنيا صلوات ربي وسلامه عليه وقد ذكر لنا رسول الله صلى الله عليه وسلم أن القتال في سبيل الله من قتل في سبيل الله فهو شهيد كذلك المتعون والمبتون والغارق وصائب الهدم وكذلك صائب الحريك أمة الإسلام نستأنف هذه الخطبة من قوله والمرأة تموت بجمع والمرأة تموت بجمع وفي رواية والنفساء التي يجرها ولدها بسرره بسرره إلى الجنة أقول فبعضها تسوى المسلمين أن ترى لفيك رجل فالنبي صلى الله عليه وسلم ẹni tó bá jíra láti bá máa jẹ́ kẹrẹ fún gbogbo wa aláwọ̀bá sàlẹ̀kún kí annabi wa bá ní sàlẹ̀kún ọlá rẹ̀ àti àwọn ará lé annabi àti sọ̀hábà rẹ̀ jáwà náà jẹ́ ká tọ́ sórí ìyọnú rẹ̀ kálíbà lẹ́tọ̀ sí ẹ̀rẹ́ ìjọgbùn alìkíyàmà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ẹ̀rẹ́ anẹ́sùn mo ń fi àjúwá mi tí bẹ̀rọ Allah subhanahu wa ta'ala gẹ́ bí mo sí ẹ̀rẹ́ lè al-Qur'an eléyìí náà ni tọ́sọ fún àtọ́lọ sáájú wa o náà ni ti fi ń bá wa náà sọ́rọ̀ àníjàkúnlọ́ àwọn bẹ̀ nínú ọ̀nà nípẹ̀sẹ̀ rẹ̀ nínú ẹn tí ó bẹ̀rù rẹ̀ láyé ń bẹ̀rù tòótọ́ tí ó sì láǹfààní gbangbàlì kíámà ní kó jẹ́mi àti yẹwà o jẹmọ́ra Allah subhanahu wa náà kẹni

أشنعي وأبشعي الميتات ألما وشدة وتعبا تبوى ويكوي أري wípé ikú tó fa lọ́gbọ̀lọ́gbọ̀ ni ikú tó jẹ́ wípé bíbòdì ẹ̀mí pẹ̀lú rẹ̀ kọ̀rọ̀rọ̀ ni Ànábì sallallahu sọ́hìbù hariqa ẹni tọ́lọ́n fi iná sí sábàbí kúkú rẹ̀ yálà transformer lọ gama ni o òpónà ni o tó bá jábára tó rí òpónà ó tún ti di sọ́hìbù hadirin kẹkànà lùnà ṣùgbọ́n àbínà gẹ́gẹ́ ojúnamọ́kọ̀ ni o ojúnamọ́lé ni o ojúnamọ́bìsì kádúró ń bẹ̀rún ọdá pípọ̀ káfí òkúlẹ̀ fún àwọn ará lè kí torí pé in tọ́kàn wà ń bí ọ̀pọ̀ ma àwọn àfáà je wọ́n ní ìyàn ma jẹ́ báàbù ilkisọ́s tí èyàn bá wá fi ná páyàn ǹkọ́ tí wọ́n mú sí náà wọ́n bẹ́ẹ̀ ni èyí tó tó fa ilé Ubadah ibn Samit ọ̀rẹ́ jẹ́ adam hadithi Rashid ibn Hubeish anúsà sọ́rọ̀ wá wá ya'uduhu ànàbí wá ń bẹ̀ẹ̀wò ìṣẹ́sí ànàbí dẹ̀nà ìmọ̀ wá kí aláàrẹ̀ ìmọ̀ bẹ̀ẹ̀lẹ̀ àrẹ̀ mo ní ìyàmọ́ tí aláàrẹ ó ní yóò ní bàbá tí ẹ ti dàgbà isi nkiru kírun ẹ sọ fún wípé eti ètí ọ o ó ń sí ọlọ́run ìsẹsí ẹ̀rí mọ́lọ́mọ́ bí aláàrẹ ó wà ni bọ́rẹ́tù sọmítì wípé taa fa'arọ́mà lẹ́kọ́ àrọ́mà sakatu ó kàrùkú bá dáa ní ìgbàgbàtò àrẹ́bí fẹ́ fàyọ́ mẹ́rọ ẹni tánàbí wá kí dára rẹ̀ ọ̀yá inú ẹ̀dùn bó ṣe rí ànábì àtọ̀rọ̀ tánàbí jùlẹ̀ ó ní sàánìdú ni ẹ̀dàkùn fa

ṣe bẹ́ẹ̀ fún ajẹ́ pé mọ̀ tọ́lọ̀ ṣe bẹ́ẹ̀ fún ní wúmà mi ìwọ́ òkèrè nù ṣùgbọ́n ṣùwádá wúmà ti wọ́n pọ̀ ó ṣọ́lọ́ báńkà walmabutun in kàbọ̀ in kàbọ̀ ó wá débì kan wá ní walmaratu tẹ̀mútù bìjúmọ̀rin arzako bi jímọ̀ yìí e. ṣùgbọ́n ká ló dọ́mà jim ọ̀dá akọ àti gbogbo obìnrin àmàrírí ilẹ̀ yóò báwó annabi ní tí ń kírun fọba dẹ́dà tí ń gbà fọba dẹ́dà kó pàdà kan fọba dẹ́dà ó ọwà lóyún nígbàtí bí ni yóò kù nǹkankan bẹ lára rẹ̀ tó jẹ́ pé nǹkan yẹn wá lékún lára rẹ̀ ni ṣùgbọ́n kò rí nke yẹn gbéjáyé tọ́lọ̀ fi mú kó kí ní nǹkan náà ó ní ọlẹ̀ ìbẹ̀ǹkan rẹ̀ obìnrin tó bá kú toyún toyún ìntànà bí ìsọ̀nà ṣàhádà ni ẹwúlẹ̀ Yorùbá pé kan in tí ẹbí rẹ̀ ọ bá wọn tàbí wọ́n bá àkọ́kọ́ náà ẹlọ ọmọ lọ gbogbo ẹn tí rú bá ṣẹlẹ̀ sí tẹ́ ẹbá lọ́kọ rẹ̀ lọ́fẹ́ fi ṣògbò owó tọ́ pa án ládátà fẹ́ ma kàlẹ̀ ẹ̀tí ń bọ̀ kú o ṣe gẹ́mẹ̀mẹ̀ lára tó ń kàlùkù náà bà mẹ́mẹ̀ jẹmẹ́jà kọmọ lọ láàrọ̀ọ̀rẹ́ tọ́lọ̀ ń ṣe wa nínú ummah gbogbo ọba dẹ́dọ̀ ọ̀sọ̀ ìbànújẹ́ di gàgà tí yìí fi ní wọ́n lọ́jọ́ gbàlì ni o ọjẹ́ ni o ọjọ́ ọmọ ni o ọjọ́ ìyàwó ni o ọjọ́ ọkọ ni o ọjọ́ ọ̀rẹ́ ni o ọjẹ́ mùsùlùmí tí ń wúlò ní kọ́dàkọ̀ mẹ́sẹ̀ wa ní wúlò sí àfá gbàládìí sí àgbàyí yá lọ́ìlọ́ ní tí ìbànújẹ́ tòótọ́ èèyàn sì ń dọmà ìjànà láti bẹ̀ bàbá àgbàbà òfèmí ni ọlọ́mà àwọn ẹni ọlọ́nà ọlọ́ndakun bá ní gbàbọ́ wọn ojú ọ dákun náà ìbànújẹ́ wá mú láti bẹ̀ náà yóò pẹ̀ kátọ́ wá ṣún àti bẹ́ngì wà tí ẹ fún wáyé ẹwọ́ ọgbọ́n ẹ̀ṣùn àtọ́ ẹ̀wọ̀ dámọ́rí tó bèèrè bèèrè kú tóyúntóyún ọgọ̀rọ̀ àwọn èèyàn lè fún òtò mú láti bẹ̀ tọ́lọ̀ sì ti sílẹ̀ kò ríre máa tàbí jùmùrín ọkù ọmọ bẹnu rẹ̀ obìnrin wá kú bẹ́ ó ń sí ọlọ́n ní ẹfọkàbalẹ̀ ọlọ́run ó ní obìnrin ẹ lọ apákan àfá ní túnmẹ̀ inú apákan ní ìtúnmẹ̀ ẹ̀kọ́ wọ́n ní o náà ni alìbíkíù alẹ́tí ìlàmù tàtàzẹ́wọ̀dì báàdì mẹ́tàt bí jùmúín bí ṣẹ́yìn majmúín bí ha gọ́ìrì mùn fasatin anha wọ́n ma dáàlì

tó kú sókù àkọ́kọ́ kò kú kí n tọ́lọ̀ fi sára rẹ̀ ń kọ́ wà lára rẹ̀ kí wó lé pé mátà ti jùmọ́ ìn yíò tí lọ dánú nínú èdè lágbàwá wọ́n máa ń lo méjèèjì papọ̀ náà tó bìnrin tí ọba tí màríkọ̀ bá kú wọ́n ni mátà ti jùmọ́ ìn tó bìnrin tọ́mọ́ bẹ̀rẹ̀ náà bá kú wọ́n ni mátà ti jùmọ́ ìn ẹ wá wò ìmọ̀ ọlọ́run méjèèjì òun náà ni fọ̀rọ̀ rọ̀bọ̀wá ṣùgbọ́n ìfẹ́ mọ́ ń lójú ní takọ̀kọ́n nínú òun lọ́gba ìjù aṣìharù lughat wà aktharu isti'malan indal fuqaha òun sì làwọn fásùgbọ́n méjèèjì jama'a ya ẹgbọ́n tẹ́ mọ̀ gbọ́lẹ̀nù kàrẹ̀ lẹ́gbẹ́já fún ilẹ̀ rọmọkẹ́ orin rẹ̀ o mọ́ a mọ̀ pàbí kú ni ọ kí máa dàmù lórí rẹ̀ báyìí kí mọ̀ fẹ́ dàmù sí tí yọ mọ̀ sọ́nà ìbò míì wọ́n tó wá wò pé ilẹ̀kùn àdẹ́wò ti sí ọ̀rẹ̀ máa rẹ̀ wọ́n ní wọ́n ẹ̀yìn mọ̀ fẹ́ rí sí ẹ̀tún lọmọ bèé ah, mi ah. ọlọ́kùnrin kan náà lò ní nínú ọmọ méjì ẹjọ́ tó mi ẹlẹ́gbẹ́ náà ma yíò tí rọmọ kẹ́ni ó dé yíò ìjọ ọgbìyàwó ẹ̀lú síkì torí pé ọkọ ọ̀run ló gbé ní àwọn àdìjẹ̀nà gílà tó wà sí báyìí ẹ̀rẹ̀ ìyàkó ń kò mọ́sálásí wẹ́rẹ́ ti ẹjẹ́ abẹ́rẹ̀ ìsìláàmù táà ń sí ilẹ̀ yóò bàká máa bẹ̀rẹ̀ gbogbo in tí wá máa dùn mi ni wípé in tí ẹ tún torí ẹ̀ tọrọ fún ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà nígbẹ̀ ẹ̀nìyàn bá lóòrùn rínà sí yíyàn pé àfáìwá ẹ̀dàkùn ọ̀nà ọmọ làfin yóò ṣùgbọ́n ẹ máa ṣe sàárà fáwọn bí tí ìbọ́ wá ṣe tí ò ní láàkáyì wọ́n ṣe lè máa sọ fún mi pé kí máa ṣe sàárà fáwọn bí tí mo sì gbọ́yé nínú ẹ̀sìn ní wípé àdúà tí mo ń ṣe náà sàárà ni

sàárà àdúwà tán sí sàárà náà èmì ìta ń tún pé ẹ̀rẹ́ ẹba ń gbàkí ní sàárà náà ni mọ̀ sàánú aláìní mọ̀ kásọ fún wọn ẹmọ sẹkẹ́ríkà fún wọn ẹmọ tí ẹgbẹ̀ kẹ́gani mo ti gbá ẹnà sàwọ́ ni mọ̀ ń tíra wọ́kọ̀ ẹni mo ti rẹ̀ ní ìta àkó mẹ́ gbogbo ìgbà ni tó ti bẹ́ẹ̀ tẹ́má tó bẹ́lò mi sọ̀tọ́ bá gbóde mẹ́ta sí bẹ́ẹ̀ nìsìn jẹmẹ́ẹ̀jọ àwátà ń sówò jẹmẹ́ẹ̀jọ àwátà àdóṣìṣẹ́

káwọn ọjọ́ sí àpọ̀ ẹ ṣe sùúrù ìjọ ọkún kàrùkún rọ́ ìjọ ọkún èrè èyàn máa sún wájú kọ́ náà sún ti ẹ̀wájú lónìí àwọn kan ní àwọ èfà wà láò à brazil mi ẹ gbọ́dọ̀ lówó lọ́dún mẹ́wàá títí o títí ọba fẹ́ bàjẹ́ tó gẹ́ni gẹ́ni wọ́n wá mú ọ̀pọ̀lọpọ̀ wọ́n pálápàá ayé ìyàwó ẹ̀kún tóòtọ́ bọ́lọ̀ sí pásìkò tí ẹ̀tọ́ kò lè márìmà tọ́rọ kò lè ṣe dáadáa gbogbo rẹ̀ àtọ́wà mẹ́sẹ̀ yóò màkáwọ́rọ̀ pé ah, ah, ìrẹ̀lẹ̀ nǹkan mí wọ́n ti sọ fún mi o léyàwó mi ń kọ̀ gbọdọ̀ dá lọ́dún mẹ́wàá sí ma bẹ́ sí ilẹ̀ yóò báyìí náà tí wá lọ́gbọ́n ẹwọ́ àwọn alìsúnnà tẹ̀ ń parọ́ fún ẹyọ́ ma parọ́ ń so ṣẹ̀rí ò ló ti lọ́wọ́ ebóṣù kan àtíyàwó rẹ̀ kúrẹ̀ ẹn tí wá máa jẹ mẹ́ta mọ́sálásí jímọ̀ jímọ̀ wọ́n bẹ̀rẹ̀ nù gbẹ̀wẹ̀wẹ̀wẹ̀ èso ọ̀bà máa tàkáàkì ṣùgbọ́n tó bá jẹ́ pé ìsìláàmù òdodo là ń ṣe láti ẹjọ́ yìí só yẹ kí rú ọ̀rọ̀ báwo tó máa tàmà jẹ́mọ́ kò sì sí ń tọ́kan èsù níbi wọ́n fi aboyún sóògùn owó ògùn owó ní mẹ́ in tó ń ní ìdì ní wípé ìwọ́tọ́ ọ̀fẹ́ sóògùn owó yìí sọ ọkọ̀ ìsọ̀lọ́un olùwọ́kọ́ yìí sí sọ ọwọ́ náà ni mo wí olùwọ́wọ́ náà àníkáyí ọ̀sá kó blú fóun kò sí wàlá ọya lọ wà bóyún wá tọmọkú mánú ọ̀tán yá sí àsọ́bá fún irọ́ nípa ọlọ́nlọ́n fún ẹni kúwàtù tàṣàkúlì agbára ìmọ̀ dántọ́ bá wọ́n ṣe ìtọ́nà ọlọ́n fún alágbàrí pé tọ́ bá mọ́ orí yìí tọ́ gbà ń fún aláyé rẹ̀ òun mà pàgbára tó sì wà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n bóò mo ṣe lè sọ ilé inú o jẹ́ yí tí mo ní ìdìmọ̀ tí kẹ́ ìbàjẹ̀lárí kìámà èmi sì mà fagbára ìlópìọ̀ kò sí ń tọ́kàn kò sí ń tọ́kàn in tí ìbàjẹ̀lárí kìámà níbi tí mo fẹ́ fún ṣùgbọ́n òrì tí wọ́n bá fọ́ ì tí wọ́n bá ti sùn lọ kó fèrà wọ́n bá ti jí tí orí nàmá in tó kílòkílò kan lùn bí a fẹ́ lówó ìgbà kan bẹ tí ń jí àwọn obìnrin gbé lórí bríjì ọ̀rẹ́ méjì Ìbàdàn wọ́n wá mú àkà àwọn ọlọ́pàá mọ́ gbà tí àǹkà ní ó sàjẹ́jẹ́ àwọn kan ní rán wọn kí

ṣùgbọ́n ọlọ́run okù bó ṣe ń bó ń kàrùkú láti rí kó lè túbá ṣáájú kó tó bínú ọlọ́run ṣàánú wa láyé bí mọ́fàgagawa yau ní gbangba alìkíyàmà mọ́fàgawa yau ọlọ́run dákun mọ́lọ́wà fún bínú rẹ̀ o bá ní fọ́tọ̀ nígbà bàbá ibnu tèmíyàn bẹ̀láyé wọ́n wá sọ́tẹ̀kẹ̀ tó ṣẹlẹ̀ ní Iraq Baghdad ọkùnrin inkíw ọdún àfáà àfáà súnà sí àfáà sánkù irú ìrìn òpapọ̀ mọ̀tá àfáà rẹ̀ àfáà sí ọ̀fọ́ ọwá ń sọ fáfáà ní jọkà pé àwọn ọmọ travel àwọn ìbúlẹ̀ wọn travel pa o mọ́ tẹ̀lé ṣe àwọn kan lọ sí Adra náà bá ti á diagram gbogbo màlíkà ni ó wà àwọn ànàbí náà wà àwọn wà máa jẹun lálẹ́jẹ náà oríṣìí òṣò kankan tó bá ti wá di ìdajì àwọn tó padà dì àfàní àjúra nígbò lẹ́ẹ̀kọ́ lọ mi nígbàbẹ̀rẹ̀ wọ́n tẹ̀lé ẹ̀ẹ́tẹ̀lé àjọ̀lọ́

tí ń gbọ́ jẹ́ wípé ẹ ń bá ti gbé sàárà rẹ̀ kọjá mọ́sálásí in tó ju wọn máa kànà ha bẹ́ẹ̀ tẹ́ wọ ológun ayẹta confirm wọ́n yìí báyìí lójú ẹ̀kọ́ yẹ àlìjànà lọ́wọ́ gbẹ̀rin di wájú pẹ̀lú àdéhùn títí bẹ̀ láàrin ni àwọn bàbá ọlọ́run fún lákàí ìpẹ́pọ̀ ìrìkú ní mẹ́ o èèyàn wá ní o ẹ ń bá ti wọ́wà kúwà yóò rí ìrìkúrì jẹmọ́ nta fẹ́ fàyọ àwọn àdéhùn àdánwò yìí ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ lánàá ìṣẹ̀lẹ̀ lónìí yóò ṣẹlẹ̀ lọ́la lágbàjá ọba adẹ́dà ti pè rẹ mo ti sọ wípé ìrìnà ọma ọma ni kò ó ó ti parí lórí rẹ̀ tó wá bọ́

lọ́rọ̀ ẹkẹ́ lẹ́yìn ìṣáì ẹ̀ lè fọ́n tẹ́ni o tá a bá jẹ́ pàbà sí lọ́la yóò máa tó bí aago márùn because wọ́n gbọ́rọ̀ separation gbọ́rọ̀ ṣẹlẹ̀ wà lọ́ ṣẹlẹ̀ ní ẹbí tó àbá síbẹ̀ wọ́n gbọ́ ọmọ ìbóde yíò wà lẹ́gbẹ̀ kan wọ́n àránú rẹ̀ padà ọmọ náà tún wà ṣe bí gọ̀ríkù awìlì ẹ̀ṣọ́ ìbòlùkọ̀ alìgọ́ríkù ẹni tó kú tó mú mi yó ní yóò lágbọ́rí lẹ́nu ànábì wípé ẹ mẹ́gbìn wá tẹ́ o ẹgbẹ́ odò tó kú sí náà òníwó sí kí ni o òníwó sí sí bí a bá rókù tó mi gbé wá tẹ́bẹ̀ ìwọ̀n wọ̀lú gbogbo ìwọ̀n mọ̀ fún ìṣúná ni wọ́n sì gbàbẹ́ ẹwà wọn tó jò tọ́ tó tó wá símpù ètí wà dìmẹ̀ ẹ̀tẹ̀nú rẹ̀ pín bá jáde tán ẹgbẹ́ ẹwẹ́ ẹwẹ́ ẹkírù sílá ẹ̀lọ sí ìfẹ́ ó nìrọ o ní tó òkú ẹlòmí ẹ̀sìwò ẹ̀mí ju ara lọ bó ṣe gbọ́n nílẹ̀ mìírí ó ṣe máa sọ kò nílẹ̀ díjú ẹgbò kí ní òótọ́ ni ó ìrùsùnmẹ́júmọ́ ìwọ̀lọ́mà tí ó jí oṣù àwàmbọ̀ tóbìnrin bá kú toyútoyú yìí tí ó sì pa nǹkan pọ̀mọ́ tó jẹ́ mùsùlùmí rẹ̀ sọ́lọ́un sàtíkẹ́tì ni in tó sẹ́un sàtíkẹ́tì àlìjẹ̀nà ni ẹwò bẹ́sù sí nígbà tí ń fa ya ẹwò bó ń kálukú náà àwọn ará alẹ́ rẹ̀ rí bànújẹ́ lára rẹ̀ tó ẹ̀wọ́n ọkọ̀ ẹlòmí ọmọ rúrù táwọn gbé ó ti sálọ wọ́n ni bó ṣe sálọ ẹmọ́ gbà inú lẹ́yọ ọdún márùn bó ṣe pé ilẹ̀ ṣeṣe wọn àdánwò tọba ti dé látọ̀dọ̀ ọba dẹ́dà tí è bá sí ọ̀nà tó ní ká fi tọ́ lábá fi tọ́ àdánwò míì ni ó tún bí tí ó tún jú tọ́kọ́ sílẹ̀ lọ àwamọ́ kí ló fa ilé ìná hmm. ẹwu ọmọ tó jẹ́ wípé kèétí ma bá wọn mú kọ́ọ̀pù wà kèé ma bá wọn rákò ẹ ma wèmọ́ náà ọlọ́njọ́ ah, gbogbo ọmọ tí ó ń wọ́n bá ní fún wọn o ìwọ ló ṣe ìfẹ́ ọmọ lọ́sọ̀ sínú ọkà àwọn ẹ̀dá rẹ̀ tẹ́ẹ̀dẹ́rí ẹranko inú wọn náà máa bàjẹ́ lórí rẹ̀ wọ́n sì máa nífẹ́ wọn wọ́n sì máa fi hàn in tó fi mú dìdí àwọn ànábì ọlọ́run tí wọ́n fi pariwo ta ẹ̀yìn àti ẹ̀mọ́ mú nǹkan mara ń gbà mí ṣùgbọ́n ó kọjá inú mọ́ra wọ́n sọ pé ọlọ́run kọ̀ wáyé bèèlé pé bàbá rẹ̀ wọ́n ní lọ mú kọ́pù wá ìyá rẹ̀ wọ́n ní lọ bomi wá tó ń ti bí ò ṣe tí ìjẹ pé ó ṣe yí láǹfààní ọlọ́run sì sọ pẹ̀lú àdánwò Annabi wa sallallahu alaihi wasallama nínú hadithi Abi Hurairah agbẹ̀ ìkaná Abu Hassan èèyàn dáadáa ni ọwọ́ bá hùrọ̀rọ̀ wọ́n ya Abu Hurairah innahu qad mata li waladan eh, ibnan ha Abu Hurairah ìbànújẹ́ mú mi ó ti dọ́mà mi ọkùnrin méjì báyìí tọ́rọ̀ ọgbọ́ gbà wà aláàmì muhaddisi عن رسول الله صلى الله عليه وسلم بحديث تطيب به أنفسنا Abu Hurairah ìwọ bá nàbí ìjọba nàbí mọ́ àwọn ọ̀bá nàbí ìràyẹ́ tóòtọ́ ṣùgbọ́n ìrìn ẹ̀bá jẹba mọ́ ìjọ lè gbọ́n kẹkẹ lọ́dọ̀ ànàbí tí ó sọ fún mi tẹ́yìn ti kà nínú ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ nípa pẹ́kọmọ ó kú fún yàn kọjá àmà kéékèèkèé tòótọ́ wọ́n ti ń gbẹ́sẹ̀ nǹkọ̀ọ̀kan tòótọ́ wọ́n ti ń kàtàyà káàkiri wọ́n ò tí ìṣe máa rán lọ sódò lóòtọ́ wọ́n ò tí ìṣe máa rán lọ sépò wọ́n ò sí máa rán lọ sí Ìbàdàn wọ́n ò sí máa rán lọ Saudi ṣùgbọ́n ọwọ́ bí ẹsẹ̀ kiri náà tí ẹ jẹ́ tuntun ojú táìmù tọ́lọ́ ń gbà mẹ́rin rẹ̀ só o lè rí tó o lè sọ nítorí pé èmi àtàwọn èèyàn mi ẹ̀dà tọ́lọ̀ ń dáwà ní wípé bíbànújẹ́ bá ti dé ara wa èlé gbà ṣùgbọ́n tára bá ti gbọ́ nǹkankan látọ̀dọ̀ ànábì òní máa kó wà níjànú dákùn fi ń tẹ́ bá gbọ́rẹ̀nù ànẹ́bì lórí rọ́ báyìí fi kó mi ń jànú ó ní fa akhadha bi yadi àbúrò wa gbà mí lọ́wọ́ mú fa akhadha bi sanifati thawbi ọba mú etí aṣọ mi àbúrò ni yí tí mo ṣe fún àyí bá nàbí náà ṣe mú ọwọ́ tí a ni nǹkan náà ó ń ṣe lọ́nà ní gbogbo ẹn tọ́lọ̀ ń bá gba ọmọ rẹ̀ ṣe pé a ti ṣe ìtẹ́ yóò rí èyí tó wá jẹ́ pé èèyàn rí wé ìdàgbà kéèkèé ní wá fahom da àmì sólì janna anábì ti sọ fún wa pé àwọn ọmọ yẹn àwọn ni da àmì sólì kí ni da àmì sù jámù dùrùmúsù nìyẹn dùrùmúsù lẹ́yọkan da àmì sù oní pípọ̀ rẹ̀ dùmúsù ìtumọ̀ rẹ̀ pọ̀ ṣùgbọ́n ń sẹ́rípà sí nǹkan kan náà ọmọ ń túmọ̀ dùwẹ́ibà dùwẹ́ibàtún sọ̀gírọ̀tún tẹ́kùnù filibahari látùfàríkùhú hátà tùfàríkọl hayat kòkòrò kan ní ìmá gborí omi kèèkú olórí omi àfi tọ́jọ́lọ ń bá tó pé kẹ́mìrì àwọn ìròmì àlìjẹ̀ náà bẹ́ẹ̀ ṣe ń wọ ìròmìlà yé tó lóò fojú omi ilẹ̀ àbọ́m̀bì túnmọ̀ ìròmí dàmínsù a máa túnmọ̀ wùjàá kò sí ìlú ọ̀hún tí ò ní pílù ìṣèrí ọlágbára tó àwọn kan máa wọnú lé àṣẹ ìlú yẹn tí wò sí ni máa gbàṣẹ New York ní àti pé wọ́n kà kọlù Trump we want to stay office láàrin tàbí kọ́ pàdé àwọn ní ọ́fíìsì wọ́n ò sí mẹ́rin tí a máa dáadúó àmbọ̀ apá kan àwọn mímọ̀ wọ́n ní in tí a fi pàdé papọ̀ bí àwọn ẹni ilé ìṣẹ́lẹ̀ wọlé agbára lúwọ́ tó bóde gbogbo tí ó ń kálukú wọlé kì náà jẹ̀nà àwọn ọmọ yìí wọn ọ̀tà sí àmà wẹ̀rẹ̀ tí ń gbà àfin àmà wẹ̀rẹ̀ ní ilẹ̀kùn àfin ó tóbi tòótọ́ wọn èkàn sáà dèdè àwọn òbòdè ń bẹ lẹ́nu rẹ̀ ṣùgbọ́n àmọ́ wẹ́rẹ́ àfí àwọn màtàtàyà lọ wọ́n màtàtàyà bọ̀ àwọn òbòdè ti ẹ̀rí ti ẹ̀rọ́mà torí ẹ̀mà pọ̀ ọmọ àfíníà ọmọ ti bọ́ màlìjẹ̀ náà wọ́n ti wà bá ń ti pẹ́ tàmàlìkà ti mẹ́rin àbáhùn ó sọ ìtọ́bá jọ́ gbẹ̀lì kìyàmà yá àkùdú bí tọrọfì sáwọ̀bẹ̀ àbáwẹ̀ láyẹ̀ ń tẹ̀yí yóò mú bàbá rẹ̀ sọ pé etí àsọ́rẹ́ yìí inú ayá mi àbàwáyí bàbá àti ìyá rẹ̀ yóò fún àwọn méjèèjì lásọ báyìí tàbí kọ́ fà wọ́n ní ọwọ́ láàyẹ̀ntẹ̀rí hátà yùdìkílàhùlọ́wù wà ìyáhù màlìjánà yóò ma wá mú àbọ̀báyì yóò ma wá sọ fọ́lọ́n pé ìwọ lọ́n ìwọ ló fi ò lẹ́nìkan ní ìsàwọn o wọn ò pè mí lémèrè o wọ́n tánù rẹ̀ láyé ọlọ́run èmi náà ní fẹ́ tí a sọ wọ́n lẹ̀ ìní fọ́ méjèèjì lẹ̀ àfi tá àbájọ wàdìjẹ́ náà ọlọ́run ni mo yọ̀ǹda fọ́ wọ́n ma wá lọ àwọn ń bòdè sí ti ma wọn tẹ́lẹ̀ wọ́n ma lọ wọ́n ma ń bọ̀ bẹ́ẹ̀ náà nírú ọ̀rẹ́ wọn a máa tí a ní ń tàtọ́yàwó lé tàtàtàyàwó lé ọmọ àfin lè jẹ́ márùn-ún lọ wọ́n lè jẹ́ méje bọ̀ padà wọ́n lè jẹ́ mẹ́jọ bọ̀ padà pé ọ̀rẹ́ òyọ́bà mú bọ́rù náà wọ́n wọ́n wọ́n èéwòrú wọ́n sẹ́ẹ̀kì ọmọ ilé ní ẹmà lọ bẹ́ẹ̀ làwọn bàbá àti àwọn ó ṣe di ọmọ ilé lójú àwọn bòdì àlìjẹ́nà àwọn ọmọ lọ́wọ́ òṣìṣẹ́ ṣirúṣẹ́ ẹwà ìmọye tírò ẹ̀ tẹ́rẹ̀ sínú wa ẹwọ ń tàà fi ń san sáà níládà rẹ̀ ma ẹ ń bá sì ti wíwì kúwì wọ́n pàdádà rẹ̀ ni ẹ̀tún pèlé hm. yìí ẹ̀yìn àti àdúgbò ẹ̀tún pèlé yìí ọlọ́mù sì pè ọ̀nà eléyìí náà ọ̀dá tó túnṣe yìí ọ̀dá ó ti máa ń ṣe tí pé òṣèlé ìrẹ́ wọ́n ha dàgbà

ẹwà bá ń fọ̀bẹ̀ lúnkùn lọ́nà méje ẹwú padà bá bí ọlá tó padà wà bí wọ́n jùrí ẹ̀lẹ́lẹ́kejì ẹwọ sàtíkẹ̀kẹ̀ àjẹ́ náà ẹwọ́ tẹ́ rán alọ́fẹ́ ẹwọ́ bá ṣe ń fàyà ó ní ẹwà lẹ́ntọ́wà ẹlẹ́kejì rí <coughs> wọ́n dàtẹ́rí àfọ́ ọwà lọ́wà pẹ̀trówà àwọn ọkọ̀ yóò sì ṣe èbó ni ọ́ ni wọ́n bá tún bí mi lọ bá dúdú mọ̀ ń sọ ni ẹ̀mà pé o ní ẹjàmà tí wọ́n bá akọ́sà rẹ̀ ọmọ èèyàn fi chíńjì ẹ̀mí èèyàn sóòrè rẹ̀ ó sì rí sí ìkúdù à ìlẹ́sìn o ọlọ́mọ́ fi èṣùgbọ́n mọ̀ pé ogun tí yẹn ṣe dáradá lè yẹn ṣe ohun gangan wá inú ẹ̀dùn ìbá ọwọ́ inú ẹ̀dùn ń ni o obìnrin lè o ọlọ́pàá wọ̀dà ni ọba mẹ́mbẹ̀ kò sí nígbà náà ìjọ́mà wọ́wọ́ àìndà lọ àríyìn ọlọ́run lẹ́ẹ̀mà wo bí n tí báyìí ó sì tóbi lọ́dọ̀ ọlọ́run ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ ká máa sọ ọmọtọ́lọ ní bàátúndé ibi wà láti ń dé náà àwọn ìyá wa jọ ń tẹ́ ẹ bá gbóǹkọ lẹ́nu wọn ó di kàrán ìgbìdá ni wọ́n tún máa bá mi rí omi ṣe múrẹ̀kẹ̀ bí bá mi bọ́rẹ̀ rẹ̀ bí bá mi ẹwọ ẹ máa kẹ́ ní o bàbá mo ti mọ bàbá sọ fún mi tẹ́ ẹ̀mẹ́ta wọ́n náà ń bọ̀ padà búrẹ̀ ní ẹ̀fọ̀ lórí ẹwọ́ ẹwọ́ ìsìlámù táǹsì ìyàbọ̀ ẹwọ́ ìwọ kí mo kúnlẹ̀ fún yà ní àgbà pò ẹsẹ̀ mi méjèèjì rí tí ma ti fẹ́ gbé ó tù fọwọ́ gbómi fún ọmọ tí ó gbó nǹkan mí èwọ̀ bóòlù sí fẹ́ parẹ́ sùúrù àti pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ká máa sọ fáwọn èèyàn ká máa sọ fún ẹwọ sáàmù sí síbù kú láti wá gbọ́yé kò sì ní mẹ́rin bẹ́ẹ̀ nígbọ̀ jẹ́ pé mírẹ́kùlà wa náà wá ń di islamu kọ mọ̀ pé ẹ̀sì tó nígbàtà àti ẹ̀fẹ́ mọ̀ pé àdúà ìbádà ni tí ń bá sọ pọ́kọ́lọ̀ fún mi ní nǹkan tí ọba fún mi ebi mo ń sin sí mọ̀ pẹ̀lú tí bẹ̀rẹ̀ mọ̀ títí mi kò sí lọ́pọ̀ òtò ní fún ọdún ní tẹ́sọ́dúnlẹ̀ ẹ pè mí ìdáyín lóhun ẹ ń bá kẹ́lẹ̀kùn ó sì fún in tó jẹ́ nísinmi ìsìláàmù tá a ni o ẹn tí bá ń ṣe tó wà nísàmù tí ó tù súnmọ̀ kàbálẹ̀ fún kọ̀gbọ́ sàmù yé ni o abátorí yọba ẹmọ àwọn bọ́lọ̀ sí ma ní gbé bọ́ kódà àwọn ọmọ tí wọ́n máa dàgbà tí àbá kún kọ́ kí lè rè tó ń bí orí ẹ́ ìrìnmọ́mọ́ jamin hadithin fi sunan بل في المسند عند محمد كذلك بإسناد لا بأس به لكن ما شواهد أو فاح السناري أنسي لهم وقلون الصحابة نبا أنصروا نبا أنصروا هو أن آه ẹfọ́ kan ní balẹ̀ gbogbo ẹni tọ́lọ ń من dánwò fàmátà ثم ìnà ìwòlẹ́dì sàlásà tọ́mà mẹ́ta àwọn èèyàn kẹ́ tó àwọn obìn ha àrẹ̀bí ọmọ mẹ́ta tán ọ̀rẹ̀ ìjẹ méjì nà náà ọmọ mẹ́ta hawifman àrẹ̀bí ni wẹ́lìsman hawifman tó bá jẹ́ méjì ǹkọ́ àrẹ̀bí ni mo ti bá ń bẹ̀lọ́n bó ṣe méjì náà gbogbo ẹn tó ah! ma méjì bẹ̀rẹ̀ kú méjì àbí àwáhìdún bọ́ọ̀dún àkánkọ́ àbí ní àwáhìdún kọ́dà kò jẹ́ ọmọkà ẹ̀sì máa wò gan wà iná síkítọ̀ láyẹjúrù bí ummihi bí sárọ̀rì yí ìlàlìjanna ah Allah akbar ọlọ́mọ̀ sí dáadáa fún àpọ̀ ṣe ara àmọ́ yí tẹ́jì dàgbà wọn tí a tẹ̀ tún ti ewúlò fún yí ẹwú bí fi ó ṣe pọ̀ tó àà tí a bá ń sọ pé wọ́n wàlìjẹ̀ náà ẹwàlìjẹ̀ náà tún wọn pẹ̀lú àrùn jẹ́tẹ̀ lára wọn ẹmẹ́jì ò tóbi lẹ́mìí ọmọ tẹ́ tí pẹ̀lú yóò gbé wà sí kútù àbí ọlẹ̀ lára àyà rẹ̀ rẹ̀ ti pé tí wọn ò rí bí kọjẹ kó gbogbo ọmọ tí wọ́n bá bíbẹ̀ pátá táwọn òbí rẹ̀ jẹ́ mùsùlùmí tí ìwọ ń bẹ lára rẹ̀ alìhábùlù asùrí ìwọ ń bẹ lára rẹ̀ ìwọ yẹ ń jọgbọ̀ alìkìyàmá ọlọ́run ó sọ di èmà o ni ó fi kọ́ ìyá rẹ̀ tí ó ìjọmọ̀ lọ àlìjánnà ẹ̀ lásán fìyà rẹ̀ lẹ́ ó túnmù yẹ́ ẹ̀ lọ lórí búkú èmèrè òfò ìpì jama'a gbogbo wà látà ìsìnráyé tí a ń bá kó gbogbo ẹ̀ papọ̀ gan tí a kò wẹ̀ tàà tí sáyìnbà tí a ti gbọ́n kálukú tí a kò gbogbo ẹ̀ papọ̀ tí a wá ní kọ mọ́ bá ṣe wà láyìí o ọkàn wáyé màmá rẹ̀ ọ̀rọ̀ bí ẹ́kàjọ padà ṣùgbọ́n ọ́sọ̀rọ̀ màrìjẹ̀ náà bẹ́ sẹ́yìn òní mọ́yàn kí n tún sọ sẹ́ wọ́n mọ́já mi o mọ́ jẹ gbèsè ọ̀rájọ́dá o ẹgbà mi o ilẹ̀kùn mú lọ o pláyàgé lọ o àkàdùnrẹ́ o kíríkàkà ah, nǹkan bẹnu ẹ̀jẹ̀ tí a fún ẹni ó tún yáyí sí nǹkan míì gbogbo ẹ̀ sáà fọ́jú pọ̀ sí nǹkan tójú kálukú ń kẹ́yìn kọ́ wá jẹ́ pé gbogbo tójú wọ́kàtà ìwàlìyàn náà kò jú pé àwa àti màmá wa kásì rajọ padà lẹ́ẹ̀kaná wọ́n ni ah, ọlọ́mọ́ràn máa wá mú àmẹ́ ṣùgbọ́n bọ́ bá jẹ́ pọ́nà àlìjẹ̀ náà tó ń jẹ́ pé ó ń kálukú náà ma rí dáadáa látọ̀dọ̀ ọlọ́run tàbá ti gbàgbọ́yé ẹran lọ ń bá fi kàn ẹ̀ sí já máa sọ dáadáa pẹ̀lú wọn tàbá wá wo ikú ìnáṣì kìí ṣe kú tọrọ nítorí wípé bó bá ń kúkú tí ẹ tí ọ lọ pẹ̀lú obẹ tó ń kú tọmọtọmọ lórí ìrọbí lórí ah dákun ṣàforíjì fún wa bá bá ti wí kankan sí kejì nínú tí ó kù bá wáyìí ìkẹ́ rẹ̀ pọ̀ débi pé ó tún lè gbàwà náà lẹ̀rúbẹ̀ ah ọlọ́run dákun mẹ́jì àjíyàgbé dákun mẹ́jì àjíyàgbé ó ṣe bẹ́ẹ̀ fún wa nínú ọgbà tí è umu Maryam ọlọ́run bá ní gbàgbọ́ rẹ̀ ah èèyàn dáadáa ni ọlọ́run bá ní gbàgbọ́ rẹ̀ ọlọ́run bá ní ṣekúnsìn fún sàjẹ́nà gbogbo rẹ̀ bá ní sọ́dí sàádà fún dákun ọba dẹ́dà bá ní sórí ṣàhádà fún àwọn ń pèlé ìrọwà kájọ kádákun kájọ tòótọ́ aléjára ní gbági aléjára agbéni a ti yàtọ̀ sí wọn o torí pé àwọn gbọ́rọ̀ ọlọ́n kèèsí ọ̀rọ̀ jàpọ̀ ọ̀rọ̀ yẹn níbo ìlà ń sọ ń bí kèèsí ìṣe wákàlà wá ń dá ń bí kèèsí fẹ́rẹ̀ àtúlà dálẹ̀ ah ń tẹ́ gbọ́ yìí ah ẹmọ́ jíyà gbé in tó tẹ̀sí ṣẹṣẹlẹ̀ ọ̀rọ̀ orí báyìí in tẹ́ ẹ̀rọ kò rí báyìí báyìí lọ́rọ̀ rí pọ̀sásun in tọ́ka ní ìsinú ẹwà wo àrántà nẹ́bí kàmà ṣàhádà wal mar'atu tamutu bi jumu'in fahiya shahida wan nufasa bákaní ẹmú lọ gbogbo obìnrin tó bá kú nígbà tí ẹ̀jẹ̀ ìbíyè tí ìdàlára rẹ̀ náà ó náà gba ṣàhádà gbogbo ẹ̀ ẹwà òbọ́lọ̀ sí bá nẹ̀pin jama ọwá gbé sọ́nà mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta wá jú oríire ọmọ táàtì ẹ̀ tí ìrí gan kòkè wọ́n àwọn ẹ̀lójú wa ọlọ́run fi sílẹ̀kọ̀ àdìjẹ̀ náà fún bàbá àti ìyá rẹ̀ ọmọ tó ti ara dàgbà kèètí ìtò ránṣẹ́ ṣùgbọ́n rí inú wá ń dùn ìrákòrò àwọn inú àwọn ti wà lájẹ̀ náà àdíìsì ló jámà pé gbogbo ọmọ wa wọ́n ń retí wa sọ wá dáa kí wẹ́lé ọ̀sẹ̀lẹ̀ sí yàn kó tún wá kúrò ní ìsìlámù tó máa ń retí ẹ̀lájẹ̀nà náà min ni wọ́n ń gbà kan ah, a wọ́n dákun mọ̀sánú wa wọ́lọ́dà ní kàṣí rẹ̀ wọ́lá ní o wọ́lọ́dà dákun mọ́ mọ́ o àmọ́jì àjíyàgbé bíyàn bà fẹ́ jíyàgbé ìwọ náà lè yóò so mọ́ ọlọ́mọ́jì ọmọ tó ti dàgbà tó ti tó ránṣẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ ànàbí ní ìdá tásàbá túhù tó ń bí ìyá rẹ̀ gangan àti bàbá rẹ̀ náà kwanú bẹ̀ tí a bá ti lè ṣe sùúrù pé ọlọ́n ló mú wá o ní o jẹ́mọ́ ìjọ ẹ̀ tí wá ń pariwo pé àjẹ́ ni tẹ́rẹ̀rẹ̀ ni kìníkan ni padà àwọn èèyàn bẹ́ nù sàárè ẹni ọmọ ogun ọmọ ti kú fún rí ń bẹ nínú sàárè kò torí ẹ̀kọ́ padà wà bọ́ aláì bí a ti oúnkàlùkú ń bá ti ẹlọ náà èyí tí ó sì ẹlòmíì sí ń bẹ inú bàdàn náà ni ìyàwó ó bímọ méje ìyà sí 170 years àkọ́bí rẹ̀ jẹ́ 150 jókú ìkejì ó jẹ́ 147 ìkẹta òun jẹ́ 144 ìkẹrin ọjẹ́ 141 wọ́n wá gé sẹ́pù 33 years bọ́bá ìkẹ́kọ̀ọ́ òkú ẹn jákọ̀ bí gan bèèrè pé kí ló dé táwọn èèyàn pọ̀ báyìí ó mọ́ ti àwọn ti wa káwàá mọ̀lọ kẹ́mì wo di min kulli ma sa'altumu àìmọ́ yẹ ń tó pọ̀ tẹ́ ẹ̀bí ní mo kúkú ń fún yí ta ní wá ń pariwo ẹ̀mẹ̀rẹ̀ lójúmọ́ nínú wa pé in tí ó jẹ mẹ́rin òfin kẹkẹsẹ mílẹ̀ ní pé mọ̀rán ti sàdúwà wọn láàrọ̀ tó ti bẹ́ẹ̀ ṣe wá ń bẹ̀rù wọn náà níjò lẹ̀ ráyè sàdúwà wọn ta ló gbóúnjẹ kalẹ̀ pé Ọlọ́run ṣàánú àjẹ́ kan méjì ò mú sí bí wá bí ti ní ẹjẹun tán ta ní wá ń sọ yín ta ní ń sọ ń jẹun gbogbo ń tẹ wọ́n lẹ̀ ń bẹ̀rù tẹ̀ sí tọ́rọ̀ yìí ẹ̀wà máa rántí wọn jẹ́ ṣùgbọ́n tẹ́sù bá ti dé báyìí ni wọ́n bàdàbẹ̀ pé ọgán ní ẹwẹ̀ fún mi láàárọ̀ yìí wọ́n ní ẹwọ́ sọ fún mi o ọkọ̀ wọn náà mọ̀wọ̀ wà mọ́sílásí ọlọ́lọ́yọ mi o mo borí dúró ní ohun ìbá ti yẹ lọ́rọ̀ kò sí ice cream ni amunis àmújẹ àjẹ gangan orílẹ̀-èdè náà ti dàrú mẹ́rin ọlọ́wọ́n bá ìwọ mú ní o mọ́fàdà ó kàn ní o gbogbo ń tọ́ bá fi kẹ́nìkọ̀ kan wa nínú àdánwò sí nílẹ̀ kúrí àdìjẹ náà fún wa àbẹ́lọ́n rẹ̀ o ṣùgbọ́n tọ́ bá ti mú dé mẹ́jì àjíyàgbé wọ́n rẹ̀ kẹsì rẹ̀ gbogbo tó sí bẹ́ẹ̀fọ̀ bá ní àti àwọn kamina bí idmin láì kanan kan fún bàkíyà ọlọ́ọ̀bàdọ̀ mọ́nà wà fún bínú rẹ̀ lọ fún wọn rẹ̀ járe rẹ̀ bí haqqi la hawla wala quwwata illa billah alhamdulillah alhamdulillah alladhi khalaqa samawati wal arda wa ja'ala adh wan nur thumma alladhina kafaru bi rabbihim ya'dilun ahmaduhu wa umajjiduhu wa ashhadu an la ilaha illa شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي التوبة نبي الرحمة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل وصية الآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شون عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا واعلموا أن رسول الله صلى الله عليه وسلم بين لنا أنواع الشهداء في غير القتال وذكر منهم المتعون والمبتون وصاحب الحريق والغارق وصاحب الهدم ومن ذلك صيد الحريق وقد تنفسنا طويلا في مسألته في الخطبة الماضية فاليوم نستعمل هذه الخطبة من قوله والمرأة تموت جمعين بضم الجيم وإسكان بضم الجيم وإسكان من بجمع أي مات بشيء مجموع بها غير منفصل عنها وهو لحمل أي المرأة التي ماتت من الولادة وقد تم خلق ولدها وقال بعض العلم بل هي البكر التي ماتت بجمع ما المراد بالجمع إنما هو أنها ماتت بشيء مجموع بها غير منفصل عنها ألا وهو بكارتها لكن أهل العلم مالوا إلى أن أشهر اللغات من هاتين اللغتين بتفسيره بالحمل وكذلك هي أكثر استعمالا عند الفقهاء أيضا أمة الإسلام فكل امرأة فارقت الحياة بسبب الولادة وبسبب ألم الولادة وجنينها في بطنها فإنه يجرها بسرره إلى الجنة أمة الإسلام فهذا فضل من الله سبحانه وتعالى أن جعل السقط والحمل مو أن جعل موته, موته سببا لدخول أمه الجنة وسببا لنيلها شهادة الله في الدنيا وكذلك في الآخرة أمة الإسلام وهذا الرسول صلوات ربه وسلم عليه بين لنا هذا وعاد من فضل الله فكيف بنا بصبي لا يؤبو بمثله مات ودخلت الجنة والدته بسبب موته فكيف بما قد كبر من الأولاد فربنا هو الذي زين حب الأولاد في قلوب عباده ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما بارك الله ولكم في القرآن والسنة ونفع الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده من اصطفى عباد الله اتقوا ربكم في السر والعلم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين عباد الله ولم أن رسول الله صلى الله عليه وسلم ضمن بوحي من الله لكل مؤمن أو لكل مؤمنين ومسلمين توفي لهما ثلاثة من الأولاد بدخول الجنة سألوه عن اثنين قال والد واثنان أو أو اثنان كما صرح بذلك صلى الله عليه وسلم وكذلك ضمن دخول الجنة لو ما ولو مات لهم ولد واحد أو واحد فكيف لا فالنفس فالنفس فإن حملها وسقط وسقطها يجرها إلى الجنة بسرره فكيف بما بمن قد استفدنا منه من الأولاد أمتنا أما صغارهم فهم جاميس أهل الجنة جاءنا من حديث أبي راتع لما توفي لأبي حسان ابناني أتى أبا هريرة فقال إني لحزين إلا أن تحدثني بحديث سمعته عن رسول الله صلى الله عليه وسلم تطيب به أنفسنا فحدثه أبو رضي الله تعالى نرضاه بقول رسول الله صلى الله عليه وسلم أن مثل هذا أن مثل هؤلاء الصغار إنهم صغارهم دعاميس أهل الجنة فإذا كانوا دعاميس أهل الجنة بسبب أنهم فارقوا الحياة وهم صغار هذا دليل أن أولاد المسلمين في الجنة ينتظرون أبويهما يأخذ أحدهم بسنفة ثوب أبويه أو آخذ بيديهما لا ينتهي بهما حتى يدخله الله وإياهما الجنة اللهم ارزقنا الخير اللهم وفقنا للخير ووفقنا لدخول الجنة اللهم اجعلنا ممن ابتلي صبر وممن أنعم عليه شكر يا أرحم الراحمين إنما يوفى الصابرون أجرهم بغير حساب ونسألك يا ربنا أن تجعلنا ممن يتبعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا آمين روعاتنا وسروعاتنا يا رحم الرحيم اللهم ربنا اجعلنا من عبادك الصالحين وعملنا بلطفك يا رب العالمين ربنا رفقا بعبادك ربنا رفقا بعبادك يا رحم الراحمين اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمتنا واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمره بدأ فيه نفسي وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسلوب القائم وفرس الثابتة إنه من صلى عليه صلاة صلى الله عليه وسلم اللهم ربنا صلي وسلم وبارك وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا